الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ilé tí ó kú tí a ṣe àlàyé fún rawa ní ẹni òun náà ni ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀sán nínú àwọn ǹkan tí ó mọ́ ń ba ẹ̀sìn ìsìláàmù ìyẹn jẹ́ so man i'taqada anna ba'da an-nas yas'a'u al-khuruj an shari'ati Muhammadin sallallahu alayhi wa sallam kama wasa'a al-khadr al-khuruj an shari'ati Musa alayhi salam fa huwa kafirun ẹnikẹ́ni tó bá ní àdìsọ́kàn wípé agbọ́n kan nínú àwọn èèyàn ó rọrùn fún wọn láti kó sharia annabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe rọrùn fún

gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé alkhidru náà òun náà tẹ̀lé ànábì sharia ànábì Musa alaihissalam so àwọn náà ní tẹ̀lé sharia ànábì Muhammad sallallahu alaihi wasallam ilé náà nínú àwọn kan tí àwọn ta'ifatu dalla tán pè ní as tí wọ́n ma ń sábà tẹnumọ́ ni àtàwọn gẹ́gẹ́ bí Ọlọ́run bá sọ nínú Qur'an ipé waman yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá ẹ̀sìn mí tó yàtọ̀ sí ẹ̀sìn islam ọlọ́bọ̀ ò ní gbáwó ẹ̀sìn ẹni òfò tó bá kò ẹ̀sìn islam ah onítọ̀ wọn ó ti kó sí nǹkan tó lágbára so inna shari'ata muhammadin sallallahu alaihi wasallam shari'atun ammatun li jami'i ahli al-ardi so sheik ahmad an-najmi wani sari shari'a nabi sallallahu alaihi wasallam ah shari'a kan ni tó wà general tó jẹ́ shari'a gbogbogbò fún gbogbo àwọn tan bẹ ní orílẹ̀ insanihim wa jinnihim èyàn nínú wọn ni aljanu nínú wọn gẹ́gẹ́ bí ọlọ́run sẹ́sọ nínú Kùránì pé kul ya ayyuhan nas inni rasulullahi ilaykum jami'an ìwà nábi ma sọ fún wọn ike mọ́ pé gbogbo ẹ̀yin èèyàn èmi ni ànábì tí ọlọ́wọ́ bá rán sí gbogbo yín tanyanya èmi ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́ rán sí gbogbo yín wan nabiyyu qala sallallahu alaihi

àmẹ́mì ànẹ́bí o sallallahu alaihi wasallam wọ́n rẹ̀ sí gbogbo ẹ̀yẹ̀ tẹ́yẹ̀yẹ́ ni wọ́n ni farubbama anna ba'd al-juhali ya'taqidu jawaz al-khuruj an shari'ati muhammadin sallallahu alaihi wasallam ó ṣe ṣe káwọn apá kan nínú àwọn aláìmọ̀kan kan ní àdìsọ́kan wípé èyàwọn náà lè kó ní abẹ́ shari'a nabi sallallahu alaihi wasallam kama hasala lil khadir al-khuruj an shari'ati musa alaihi salam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé khidru bọ́ ṣe ma ń sọ wípé ó kò nínú ṣẹ̀ríà nabi Musa aleyhisselam a bi'imumi ba'athati Muhammadin sallallahu alaihi wasallam wa shari'ati wa annahu la yakhruju anha ahadun abadan wa anna man tabi'ahu wa qabila ma ja'a bihi naja afẹ́jẹ́ kẹ́ àmà pé ṣẹ̀ríà nabi sallallahu alaihi wasallam ẹnikẹ́ni ò because ibi sharia nabi èyàn tó bá tẹ̀lé sallallahu alaihi wasallam ibẹ̀ ni olawa ibẹ̀ ni yóò ti là wa man idda al khuruj an shari'ati an shari'atihi ẹnikẹ́ni tó bá wá kò lábẹ́ sharia nabi sallallahu alaihi wasallam wa za'ama anna dhalika jaizun ó wá ní ìgbàgbọ́ wípé ó rò wípé ó bá mú bẹ́ẹ̀ a ah, kàbáàdì gùnláti sùfíyà àwọn kàbáàdì gùnláti al-mutasawwifa gẹ́gẹ́ bí apá kan nínú àwọn aláṣejù nínú àwọn súfí bọ́ ti máa ń ṣe fa'inna dhalika yu'addu kufran wa riddatan an shari'ati sallallahu alaihi wasallam eléyìn considered as kufru ìjáde kú nínú ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam sheikh salih bin abdullah al-fawzan ìkan nínú àwọn àgbà olùmọ̀ ní àsìkò tàwàyí an ṣe àlàyé níbi sharhu nawaqidil islam ti wáyé pé ta ló kọ́kọ́ sọ fún yín pé Khidru ń bẹ lábẹ́ ṣẹ̀ríà Nabi Musa alayhi salam káàkiri tó wá sọ pé ó jáde kó ní abẹ́bẹ́ ṣe bí tó bá wà nínú ibi kan ní man jáde so Khidru kò fìgbà kan sí lábẹ́ ṣẹ̀ríà Nabi Musa alayhi salam ọ̀rọ̀ bá rán Nabi Musa alayhi salam sí àwọn Banu Israel ni tọ́lọ̀bà òfún anẹ́bì Musa aléhì salam ní inú ṣẹ̀ríà anẹ́bì Musa kí ní yóò lọ àmọ́ ọlọ́ọ̀bá fún Khidru ní ìmọ̀kan láàrin màtí ó fún anẹ́bì Musa aléhì salam ló jẹ́ kó sí àwọn kama yìí so Khidru fìgbà kan wà lábẹ́ ṣẹ̀ríà anẹ́bì Musa aléhì so kò kú lábẹ́ so ẹnikẹ́ni tó bá ń sọ wípé tó bá ti sin lọ́ọ̀bá débì kan ó láwọn ṣẹ́ kan tẹ́ bá ti fà tẹ́ ti fà débì kan kò ẹ̀lú mọ́tẹ̀lẹ́ annabi sallallahu alaihi wa alihi irú onítàn wò kìkí ń ṣe mùsùlùmí ó ti fi ọwọ́ ara rẹ̀ ó ti fi bọ́ islamu kó ní ọwọ́ ara rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́wà nínú àwọn nawaqidul islam ó di al-i'radu an dinillahi azza wa jalla ó ní kíyàn gbórí kò níbi ẹ̀sìn Ọlọ́run Ọba kíyàn gbórí kò níbi ẹ̀sìn Ọlọ́run Ọba kíyàn má yà sí ẹ̀sìn Ọlọ́run Ọba wa 'adama ta'allumihi wal 'amali bihi kíyàn kódà kan gbé ẹ̀sìn Ọlọ́run Ọba yíwá fún kàtàríkì ṣàhádà ti Allah ilaha illallah gẹ́gẹ́ bí kíyàn pàtí ṣàhádà wípé ìjẹ́rìí pé kò sí ẹni kátà àrùdà mọ́ jọ́sí fún lódòdó àyàfi Allah aw qawluha bil lisani wa adami ta'allumiha ta'allumi ma'naha àbí kíyàn kama wí lórí ahán lásán kíyàn mọ́ bìkítà láti kọ́ nípa ìtumọ̀ rẹ̀ a ma'al itiyani bi munaqidi laha àti kíyàn tó wá mọ́ mú àwọn ó tún bala ilaha illallah kíyàn tó mọ́ mọ́ فإذا دعي إلى أن يتعلم لا إله إلا الله حتى لا يقع فيما يناكدها أبا وأعرضه ìwọ ẹni báyìí tó bá ń pè wípé àfáwà kọ́ nípa ẹ̀sìn wá nímọ̀ nípa ẹ̀sìn tí ó jẹ́ kó ma ìtumọ̀ la ilaha illallah tó fi mọ ìjọsìn ọlọ́wọ́ ọba lódodo yóò gún ríkò yóò lòun ọgbà wastakbaro yóò ṣe gbéraga gbà ọmọdún méjì táwà ti dàgbàdé ìkátùmọ̀ jòkó síbi irọ́ àwòrẹ́ ṣe bẹ́ẹ̀ àwá bízì àwọn wáyé lọ́wọ́ wàhúwà ma dhalika waqi'un fima yunakiduwa tó ń ti bẹ́ẹ̀ ni ó sì ń kó sínú nǹkan tí ó bà la ilaha illallah jẹ́ ọ̀kọ̀lẹ́ ni a mọ́ fi too big a mọ́ ríra wa bí pa tóbi jù ká kọ́ ìsìn ọlọ́wọ̀ bá lọ àmọ́ tó bá di bí ọ̀rọ̀ ayé àìkè ríra wa bẹ́ẹ̀ sincerely tó bá kébí ọmọ 2 years old ni ó kọ́ ẹlòmí bí ó ṣe make 10 million wà láì yóò jókòó báyìí kódà kọjá kí yóò mọ̀ rìn wá láti jọba tìrìwá àyẹ́sà kódà yóò mọ̀ pẹ̀lú ẹni bọ̀dá ọmọ kékeré ọmọ 2 years old yóò pín bọ̀dá dẹ́wò nígbà bọ̀dá kí ní ẹ̀dá mọ́ bínú ẹ̀dákùn ẹ̀dákùn ní ká fi sí ìgbà orí ráyè kọ́dà kọmọ pé orí yóò pé mi ráyè bọ̀dá kí ní ẹmọ́ bínú nítorí owó kí ni mọ́ ń pè ní 2 million gana kọ́dà 10,000 kọ́dà ẹlòmí 2,000 ó 2,000 naira 1,000 tó bá wá wá di bàbá bàbá ńlá chairman oníkálùwò di pé ah kí ló dé àánà lọlé kéwù kí ní ẹmọ ó mọ́ bí mínú gan tàbá ń sọ̀rọ̀ ayé ok tàbá ń pé kò síná ká ní kò síná báyìí for example so lè lọ tọ́ọ̀bọ̀ transformer o lè tọ́ọ̀bọ̀ transformer pé kí ló dé tẹ bá ṣe basic science ní school a ṣe basic science a ṣe introtech àyíbẹ̀ẹ̀kọ́ ni mi ṣe physics náà gbogbo láṣe so kí lẹ ló ṣe náà ó yá ẹ ti wáyà ìyẹ fi kan ilé wọn bí ọdá kó ṣe bẹ́ẹ̀ nígbà tó fẹ́ kú tó fẹ́ jóná àwọn tó bá ti wá di bí ẹ̀sìn ọlọ́wọ́ bá oníkálùkù wà bẹ̀rẹ̀ sí ní máa ságídí wàláhì àwọn yẹn ní ìgbéraga burúkú sẹ́sìn ọlọ́wọ́ bá kí ni kódà mo ṣe wàlímà mo ṣe wàlímà tẹ́mi náà dé sábàkà na máa ń gbé èmi náà ké èmi náà ẹ̀wùtá náàbì bọ́ọ̀lẹ̀ táà ló lè gbé èmi náà àyíò kan gbogbo wọn kan parọ́ fún yí jẹun nífà so àwọn ibi kèmí náà kéwú mo lọlé kéwú mo ṣe sáádà mo ṣe sáádà ẹnìkan olè ṣe kíníkan ṣe tó pé ìkẹ̀ tí ráyẹ̀ kéwú má mo kétùmọ̀ kódà kéwújá àwọn náà kéwújá kéwòrò kéjá so gbogbo àwọn kíní nǹkan ó jáwọn kan tí ṣe ìtọ́lù ti fi sára àwọn èèyàn gbogbo ẹ̀kọ́ jú pé láti lè rẹ́sẹ̀ ọlọ́run pọ̀ láì ṣètọ́nù ìyàwó gìgan ẹgbúrí kò ní ẹ̀sìn ọlọ́run ọba ẹ sì tètè fúra pé eh o fẹ́ gbé mi wọlé ní ẹ̀ ṣètọ́ bí wáyìn another way ṣètọ́ ló bí wá bọ́ pé àfá ìwọ náà nímọ̀ pẹ̀ ẹ̀sìn náà òkè àfá ìwọ náà mo rẹ́ ti gba ìpáfà mọ́ sọ fún àgbà yìí nígbàtà sí wà ní àwọn ilé kí àwọn alábẹ́lé oníbídí àgàdàgàdà ń gbà ẹ̀ ike wo tẹba ti ṣe wà nímọ̀ kòránì ẹ̀yìn náà ti dáfà dáfà bó táàmù àmọ́ orí ẹyẹ àmọ́ nínú ẹ̀sìn lọ́wọ́ra kódò orí eku àmọ́ ìkẹ́ tí fi ń kéré jù báyìí nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá wàláhì àdámà ìrún lásán gan alwàlágan akànṣe yẹmọ̀yẹmọ̀ náà ni àfádẹ́ ìjọ yíwa pé ẹ ti ní mímọ̀ so kí ní nǹkan o ma ń lìdì sí andini la o ma ń lìdì sí kéyàn turn away i'radu ni kéyàn gúrípò kan péyàn kéyàn gúrípò níbi ìpè tí wọ́n pèpè yẹn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba yẹn ṣe ká jẹ́ ni tí ó ní tàwádùrù ní pé ká jẹ́ ni tí ó wálẹ̀ fódodo kò bá ẹjọ́ ọmọdún kan ní sòdodo wàláhì ẹjá tẹ̀jẹ́ òdodo tọ́mọ̀ yẹn sọ ẹwọ́n jẹ́ wọ́n pé à ah, ìjọ́ òlà bí ọ káfì torí ẹ̀ káfì sọ òdodo nù mélòó mélòó èèyàn tó ti dẹni ànù látara ipé à ah, ìgbóríkò níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá sẹwárí kíyàn gbóríkò níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá yìí kíyàn mọ́ kọ́ẹ̀kọ́ nípa ẹ̀sìn rẹ̀ kíyàn mọ́ lo ẹ̀sìn ọlọ́wọ́ bá ó pèsè méjì àkọ́kọ́ olè tó jẹ́ al-i'radu al-kulli kíyàn gúrí kò níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá tó tálì tanyanya wa huwa alladhi yakunu i'radan an usulihi wa qawa'idihi kama qulna wa hadha yujibu al-kufra ilé ni kíyàn gúrí níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àbí níbi àwọn qawaid <clears throat> وهو الإعراض عن بعض الأحكام الفرعية وعدم العمل بها ó ní kí ẹ gúrí kò níbi apá kan nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí è kí ń ṣe àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn so ìwé ilé náà kọ́ òun náà léwu gan àmú ohun tí gbé jáde kò nínú ẹ̀sìn Islam so ìtorí ẹ̀ ni àwọn afáfí mọ́ ń pín alkufru wọ́n mọ́ ń pín sí alkufru al-akbar àti al-asgar wọ́n ni al'akbar kúfùrò èyí tó jẹ́ ti tóbi wọn lè tó ṣe pé yukhriju minal millati èyí tó ma ń gbé ìjáde kú nínú ẹ̀sì tẹ́yẹnyẹ ni àfún ní mẹ́rin ni àkọ́kọ́ o ni kúfùrò al-i'rad kúfùrù tó ní ṣe pẹ̀lú kíyàn gorí kò níbi ẹ̀sìn Ọlọ́run Ọba ẹlẹ́ẹ̀kejì ni kúfùrù takdhib kíyàn kúfùrù kíyàn pé ah, babu bàbá mú example wa níbi àwọn nǹkan mí tó ní ṣe pẹ̀lú àwọn erod kíyàn gúrí kò níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá ní part níbi àwọn apá kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá gẹ́gẹ́ bí kaman yahliku lihiyatahu gẹ́gẹ́ bí ẹni tó bá ń fa irùngbọ̀n isbal isbal ó ní kó kọjá kókósẹ̀ àwọn ahadithi dẹ̀ pọ̀ tó ti wá lórí pé ẹnikẹ́ni tó bá ṣe isbal aṣọ tó bá wọ̀ ní kódà láwà ní tẹ́ isbal wàhálà ni gbogbo tí yẹ bá ti wọ islam fẹ́ kó kọjá ibi eh, ojú ẹ̀n kókó sẹ́mbé ìwé ilé náà kọ̀ ìtọ́ bá gún kó bẹ̀kẹ́ wọ́n ẹfẹ́ mílẹ̀ èmi ò sẹ́lẹ̀ ìtẹ́mi jari ẹfẹ́ sọmí dìmọ́là ní ìwé ilé náà kọ̀ o ti gún hijab abóbìnrin tí ó fẹ́ hijab ah ẹwọ́ èmi hijab tán dàbò lẹ́wọ́ èmi ò ẹmẹ́ sọmí dẹlẹ́ ha ẹmẹ́ sọmí dẹ kíní kan wàláhì bí gbàtí ìbá kan fi iná ìyẹ́ fi wọn mọ́mọ́lẹ̀ kí ẹ̀dá kẹba ń gbé náà mo fẹ́ wo bí náà ṣe rí bí gbàtí ìbá kan fi iná ìyẹ́ fẹ́ fi pa ẹ̀kẹ́ ni wẹ̀ tabarruj tí wọ́n ń ṣe tabarruj káàkiri tabarruj ní kóbìnrin ma jáde hó kó ma jáde kó lóun ti wọ́sọ kó tún wá jáde káwọn kùnrin ma wo káwọn pé àà ah, kíní kan ọ̀pọ̀lọpọ̀ náà obìnrin ní tán fẹ́ ni pé tán bá ti rìn káwọn yẹn mọ́ rẹ̀ hàn pé eh, ọmọ yìí wà sexy wọ́n mọ̀ pé sẹ́ksì yẹn wàláyì foul language ni babbala sọ́rí tàbà ní sọmọ́ pé eh ọmọ yíwa sẹ́ksì o yẹ kó mọ̀ sunkún ní dídò bí súnjọ pẹ̀ kó gbádùn ìtumẹ̀ ní pé ó wúlò kankan bó ṣe wà rí ó wúlò sẹ́ksì nìkan ló wúlò kò sí wúlò kankan lára rẹ̀ ju kọkùnrin drum pẹ̀ dànù ìtumẹ̀ ni wọ́n tó bá ti sọ ìtumẹ̀ ni ẹwọ́ tó bá mọ́ ikẹ́ ọmọ inú mi ń dùn àwọn ah, so obìnrin rí nínú Islam

everybody ló ní access sí ọwọ́ kan sí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ káàkiri ní inú ẹ̀tù wa ń dùn orùbí owúlò ìwẹ̀ ní báyíò wara obìnrin tí wọ́n observe òfin ẹ̀sẹ̀ òfin ọlọ́wọ́ bá níbi kóbìnrin bu ara rẹ̀ yóò àmà rí wọn gẹ́gẹ́ ah kí ló ń ṣe àwọn eléyìí alẹ́ yóò ti ẹ̀já bẹ́ẹ̀ ni ni ìwọ́n ló mọ̀ nánú náà tó ń já lọ́wọ́ nínú ẹni um, kúfùrù tẹ̀kìrìb kúfùrù kíyàn so ok ẹ má jẹ́ kí n tí wọnú masala ilé ẹ má jẹ́ kí n tí wọnú ilé ó rí abin pé another issue entirely lílé so inshallah a continue bẹ̀yẹ ní ìjókòwà tí ó ń bọ̀ wá هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته